يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن وهو محسن واتبع ملة إبراهيم حنيفاً واتخذ الله إبراهيم خليلا صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد بن عبد الله وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته واستنى بسنتي واهتدى بهدي الى يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àwọn apàrí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin fún oore àánú tọ́lọ̀ọba tó tó ṣe fún wa alhamdulillah ó tó ní kí a máa bẹ̀lẹ̀ bẹ̀lẹ̀ ilé ní adúpẹ́ fún Ọlọ́run náà alhamdulillah ó tó wá fún wa ní àǹfààní ká tó jókòó ti ọ̀rọ̀ Ọlọ́run Al-Qur'an Al-Karim al ilé iná tó sì máa tó máa lóore alhamdulillah ọlọ́mọ dáwọ́ oore rẹ̀ dó lára wa amin atọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì Ọlọ́run tí a jíṣẹ́ lọ bá síwájú rẹ̀ àìyọ ẹnìkankan lẹ̀ láàrin wọn gbóná látọrọ ìkẹ́ ìgẹ̀ fún àwọn sàábí àní Muhammad àwọn ọmọlẹ́yìn àwọn ọ̀rẹ́ ayò rẹ̀ tí wọ́n rọ kíká àwọn àfáǹgbọ́n bá fẹ́ kọtíà wọ́n ní rijalun hawla rasul rijalun hawla rasul nisa'un hawla rasul nisa'un hawla rasul atifalun hawla rasul atifalun hawla rasul gbogbo ní sàábí àní sàlá radiyallahu anhum ajma'in wọ́n ní àwọn akọni lọ́kùnrin tí a rọ kíká ànábì àwọn akọrin lóbìnrin tí a rọ kíkà ànábì àwọn akọrin lọ́mọdé tí a rọ kíkà ànábì sallallahu alaihi wasallam gbogbo náà ni sàábẹ́ àní Muhammad radiyallahu anhum lọ́dọ̀ àwọn afáwọn ní ìmẹ̀ ẹ̀sìn mustalah hadith wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá rí ànábì sójú tó sì gba ànábì gbọ́ tó sì kú sórí ìgbàgbọ́ yẹn kódà kó ṣe pé kọ̀pẹ́ sàábẹ́ ni ọlọ́bà níjọ́nù sí wọn àmín àmín gbogbo wọn tí wọ́n wá rin ojú ọ̀nà wọn láti ẹ̀yìn wọn àtàbíọ̀n tàbí tàbíìn títí tó fi di àsìkò tá a wà yìí bá níjọ́nù sí gbogbo wọn àmín àwọn náà ta kù láyé lé ní táà jẹ́ mùsùlùmí masa ìyọnú sáwà náà àmín ọmọ wa àwọn àrọ́mọdọ́mọ wa bá níjọ́nù sí wọn àmín ẹgẹ́ bí ibi tí a wà lórí ìfọ́sọ́rọ̀ Al-Qur'ani a rí pé àkọlé gbogbogbò tí a yẹnàná lé lórí ní ọdún ìhùn náà ni asíyásátú al-Islam wal-Muslimun òṣèlú politics Islam àti àwọn Mùsùlùmí politics Islam and Muslims a wà rí pé agbègbè tí a dúó sí si, ọ̀nà ni mafahim labudda minha mafahim labudda minha àwọn àgbọ́yé kan tí ọ̀ràn yẹn ní gbogbo ìsìnlọ́gbọ́dọ̀ ni a sì àwọn àlẹ̀ lórí àwọn àgbọ́yé inú ẹ̀ ni fam shimuliyatil islam fahmu shimuliyatil islam àgbọ́yé pé islam ẹ̀sìn tó kún fọ́fọ́ ni tó wà comprehensive ẹ̀sìn tí ó yọ kankan lẹ̀ inú ìlànà ètò ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́nìyàn afáwà àgbà al-imam al-allama yusuf abdullah al-qaradawi ó lọ́bẹ̀ lórí mo fẹ́ fún sáárí mo fẹ́ gbọ̀nsẹ̀ bá sì fún sáárí bá sì gbọ̀nsẹ̀ islam sọ fún wa bá ti fún sáárí bá ti gbọ̀nsẹ̀ islam wá ṣàlàyé ẹ̀ afẹ́wọlé ìfúnsárí afẹ́wọlé ìgbọ̀nsẹ̀ kí láàwì ẹsẹ̀ wó láàgbé wọlé bàbá wà mẹ́ kí láà máa ṣe ta bá jáde ń bẹ̀tàn kí látún ṣe Allahu Akbar ń ti wá dé bí kásẹ̀ àkóso ọmọnìyàn bójí hmm. wá ń bẹ ní agbede wípé mo fẹ́ gbọ̀nsẹ̀ mo fẹ́ fúnsárí tí dé orí àkóso ẹ̀rì idaratun nas ìdarí àwọn èèyàn Allahu Akbar siyasatun nas siyasatun nas ìdarí àwọn èèyàn òun ló wà tó bí jùnú gbèsè ayọ̀ mẹ́ẹ̀dẹ́nìyàn afáwà àgbà Uthman bin Fudi rahimahullah rahimahullah ngbàtí ń sọ̀rọ̀ ìdarí ọmọnìyàn ó lọ́rọ̀ ọrùn ká ọ̀pá kan ṣoṣo darí ọgọ́rùn-ún màálù Allah Akbar ó rọrùn ká fi ọ̀pá kan so ká fi darí ọgọ́rùn-ún màálùú ó ní ọgọ́rùn-ún ọ̀pá kò sí darí ẹnìkan ṣoṣo Allahu Akbar ọgọ́rùn-ún ọ̀pá ọgọ́rùn-ún ọ̀pá kò tó láti darí ọmọnìyàn kan so torí díẹ̀ lè pé ọ̀pọ̀lọpọ̀ wa tá ń bú àwọn ìjọba wọ́n sí bú o Akbar omi lọ pọ̀jọ kalọ́ omi pọ̀jọ kalọ́ ní lójọ́ fẹ́ sàn ó sọ gẹ́ni lójó dàbí pé kó ó fẹ́ ṣàn ẹ tó fẹ́ darí mílíọ̀n méjì 2 hmm. mílíọ̀n kékeré kọ́ Akbar torí díẹ̀ wọ́n ní ìdí kábẹ̀lọ́n fún wọn káràn wọn lọ́wọ́ ká máa dá sí káà náà sí gbàwà aráàlú náà láàyè ká máa sọ sí kí a máa pàwàtí sẹ́gbẹ̀kan àgàgà àwọn ulama àwọn àfẹ́ẹ̀sìn walmuthaqqafun àwọn ọ̀jọ̀gbọ́n láàrin wọn àwọn elite kí wọ́n bá ní yẹ̀wò púpọ̀ láńsọ́fà yí pé àgbájọ ọwọ́ láàfí sọ̀yà ọwọ́ kan ọ̀gbẹ̀rù dórí igi kàkì ìdágbó jẹ́ igi kàkì ìdágbó ṣe ẹ̀rí ń inú kọjá kò sí gẹ́ni kò dájọba rẹ̀ ṣe ó gba lẹ́tà látọ̀ Suleiman ó pe àwọn èèyàn ẹ bá ń dá sí wọ́n fún ní márùn kí a tó conclude ó sì sọ́mọ̀ pé ẹkùn pé mi èdá pàṣẹ Allahu Akbar ẹ̀rí mi èdá pàṣẹ kò sínú ṣe mi kí n dá pàṣẹ torí díẹ̀ a ti gbọ́ àwọn àgbọ́yé àwọn mafahimila buddha miniha àwọn àgbọ́yé kẹta àgbọ́dọ̀ mọ́ nìí àìtó sàlàyé fún a báàdù al-mustalahat as-siyasiyya báàdù al-mustalahat as-siyasiyya apá kan nú àwọn èdè tí a máa ń lò ní ọ̀rọ̀ òṣèlú tá ní terminology some, some terminologies in politics gẹ́gẹ́ bí democracy gẹ́gẹ́ bí democracy ààrẹ ni al-intikhaba election al-intikhabat elections Be be be be lọ torí de léyìn bí ta wá fẹ́ yẹ̀wò nísìn ta bá wo akole gbogbogbò tó ń bẹ níwájú wa a rí pé mustalahat mẹ́ta ni mélòó àwọn terminologies tó wà ní àkọlé wa yìí mẹ́ta ni politics Islam and Muslims. àwọn àkọlé yìí la fẹ́ bẹ̀rẹ̀ sí yẹ̀wò kí ló túmọ̀ sí yàtọ̀ sí wọ́n ṣe rògbò túmọ̀ sí ẹ̀rì ẹ̀rì bá ṣe tó wá ní àsíyásá al-Islam wal-Muslimun a sì lè tó ní al-Islam àsíyásá muslimun àìpé àìsìlọ pé alìsìláwà alìmùsùlùmùnà wà síyàsà èyí tàà bá rí àpè mẹ́ náà lábẹ́sọ bá a bá mú láti bẹ̀rẹ̀ fi tààrin sáàrin tàà fi ti parí sí parí ó lọ bá mú ti parí un taa fi sí bẹ̀rẹ̀ Taa fi tààrin lẹ́mí ó wà fi ti bere sí parí ó lọ bẹ́ẹ̀ bá a bá sì mú tààrin tààrin sọwọ́ bẹ̀rẹ̀ tá a wá fi ti ìbẹ̀rẹ̀ tá a fi sọ́wọ́ parí mẹ́tẹ̀ẹ̀ta náà ló lọ kò sí tó kọlù nú èdè ṣùgbọ́n ti siyasa síwájú politics tó pọ̀ gan ni àdójúkọ òun gan ni in tí a fẹ́ tẹnumọ́ jùlọ ṣùgbọ́n àwa mùsùlùmí la fẹ́ bá sọ̀rọ̀ àwa musulmi rẹ̀ kíyàn tó lè kátọ̀ pé ana muslim musulmi ni mí ó gbọ́ ọkọ̀ hmm. ma ma'ana islam ma ma'ana islam kí ni ìtumọ̀ islam gan tó lọ jẹ́ musulmi lórí torí de léyìí tabakọ́ wo islam wa tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ̀rí wọn kí àwọn ayá bí méjì fún wa nínú alùkùránì lénìí surat al-imran aya ẹlẹ́ẹ̀kọkàndínlógún chapter 3 verse 19 surat nisa chapter 4 verse 125 àwọn aya méjèèjì a rí pé gbóló jade jáde ń bẹ̀ torí díẹ̀ ká tó sọ̀rọ̀ siyasa ẹjẹ́ akọ́ mọ́ kí là ń pè ní islam náà ó sì pàtàkì kí ló jẹ́ orí bẹ́ẹ̀ torí pé àwọn ọ̀tá Islam àgàgà àwọn secularist wọ́n ti ṣe àwọn iṣẹ́ kan ní àwùjọ àwa mùsùlùmí tí a ti ṣe àṣeyọrí lé lórí Allahu Akbar tó lè yí pé orin tí a ní a máa kọ là ìlú tí a ní a máa lù là ìjó tí a ní a máa jó là ó wá jẹ́ kí islam dàrú máa musulmi lọ́wọ́ ìtọ́wájẹ́ ó lè jù ó náà ni al-muslimun al-ilmaniyun al-muslimun al-ilmaniyun àwọn tí wọ́n gbé ẹ̀wù islam wọ̀ lórúkọ tó yí pé in ń bẹ ní ọpọlọ àti gbáàyà wọn náà ni secularism Allahu Akbar secularist Muslims àwọn náà sì pọ̀ jù lórí láyé àwọn lẹ́nu wọn tọ́rọ jù lágbàáyé lè ní àgbàílẹ̀ àwọn lárúbáwá àwọn olúkọ́ tó wá dáyàtọ̀ nínú àwọn tó dáyàtọ̀ jù lè ní lórí láyé lórí àwọn òrùkáwọn jẹ́ mùsùlùmí kọ́ wá sí pé ìtí ń bẹ nínú gbáàyà àwọn tọpọlọ wọn náà ni secularism Egypt jẹ́ àkọ́kọ́ tabakú ń bẹ̀yẹn àbọ̀ sí Tunisia Algeria ẹ̀rì Iraq àwọn tí wọ́n jẹ́ àwọn alábáwánú hmm. ṣùgbọ́n níbi secularism ti lágbára jù láyé nínú àwọn mùsùlùmí kò sí ètò tó tọ́kì Allahu Akbar kò sí gíní kò sí ètò bá tọ́kì torí pé ní a fi gba ìjọba nílẹ̀ tọ́kì Akbar ní 1924 ní wọ́n lo arákùnrin kan tí a ń pè ní Kamal Ataturk tẹ bá dé Istanbul ẹ̀rì ẹ̀rì wọ́n fi sọ títì tó tóbi jù ìdátorkúwé jọ́nà lọ ọjọ́ ńlá ni nígbàtí wọ́n gba ìjọba Islam khilafa kalispezi tí Ànábì gbé kalẹ̀ lù Madina ó gbéjọba Islam kalẹ̀ Madina Abakiri gba Umaru gba Uthmanu gba Ali gba máàwí àgbà títítítítí kò tó wá forí sánpán ní ilẹ̀ Turkey Istanbul 1924 tí mo sọ fún yín náà nù wá sí láti ṣe rí kọjá pé ìkéde àkọ́kọ́ tí Mustafa Jamal Kamal Atatürk tó kọ́ ṣe o náà ni bóòdán lílì Islam bóòdán lílì Islam gbére fún Islam bóòdán lè-Qur'an gbére fún al-Qur'an bóòdán lọ́gàtà al-Arabiyya gbére fún ìdílábáwá bóòdán lil-hijab ash-shar'i gbére fún ìmúra àwọn obìnrin ó sì dágbére fún Islam lọ́nu tó gbé ń gbà tí kéde jáde àmùsùbẹ̀rẹ̀ sí bú sẹ́kún Amadu Shauki ó ní ìlú àmùsùn sókùnkùn òkùnkùn biribiri dé orí mímbàrí pófó iná làbáyé dídásíkò yìí kí ẹ̀bá ń sọ pé secularism ó ní gbòǹgbò lórí ilẹ̀ ayé nílùú àmùsùlùmí yàtọ̀ tó ti wá ń bí gbòǹgbò ẹ̀ pọ̀ sí jùnú Turkey Allah akbar lè pé ngbà afẹ́rẹ dáadáa tó fẹ́ máa fẹ́ náà ta fẹ́ máa búrú afẹ́rẹ dáadáa tó kí tó fẹ́ bẹ̀rẹ̀ látàrí ayé ẹ̀rọgán tó wà ń ti Islam ìbẹ̀ náà ló ti tó mí túpẹ́túpẹ́ torí díẹ̀ secularism Islam kọwa ṣùgbọ́n látara àìfúrawà mùsùlùmí àìníkàkún àìkọbi ara sí ìjókòó tẹ́tẹ̀rẹ àwọn àfẹ́ẹ̀sìn ìtẹ̀rìsínà láàlẹ́ ayé àwọn olórí a mùsùlùmí ojọ́ jálùwá nílẹ̀ Rome ló ti dìde wàhálà tó ṣẹlẹ̀ láàrin àwọn elites àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn àfá sọ́ọ̀sì rìjálù kẹnìsà nígbàtí wọ́n jagun kúrúsẹ́sì darí ogunjẹ́ wọ́n jẹ ìlú àwọn mùsùlùmí àwọn alágbèlébù tó gba àwọn mùsùlùmí ní ọgọ́rùn ọdún méjì 200 years iná ni àwọn ará Europe especially àwọn alágbèlébù tó pọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ọba ńláńláńláńlá ló lè dógún náà bí àwọn ọba France náà ti síwájú ogun wá láti wá jà mùsùlùmí lógún nǹkan pọ̀ lábẹ́ rẹ̀ ó gba àwọn mùsùlùmí ọgọ́rùn ọdún méjì ìgbà tó pé àwọn ará Europe yìí wọ́n fara run àwọn mùsùlùmí àwọn ìmọ̀ Islam wá ń dé ọ̀dọ̀ wọn wọ́n wá gbé àwọn ọ̀làjú lọ sílé wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀làjú yìí ó wá tako tíórí àwọn àfáà sọ́ọ̀sì gbogbo tí a ti ní bó ṣe rere àti àgbàpá ìlàsójú ọlọ́ lórí ilẹ̀ ayé ó di wàhálà nínú ẹni sí pé ilẹ̀ ṣé ó yí bí bọ́ọ̀lù nàbí òbí bọ́ọ̀lù wọ́n ti àwọn ọ̀jọ̀gbọ́n ti kọ́yìn àwọn àfáà sọ́ọ̀sì wà nípò agbára ní a bá dìkílá ogun against àwọn elites lọ bá ti di pé gbogbo ẹnikẹ́ni tó bá tó sọ ń tó yàtọ̀ sí ń táwà fáà sọ́ọ̀sì sọ ọkẹran Allahu Akbar wọ́n bẹ̀rẹ̀ sí sun wọn níná wọ́n bẹ̀rẹ̀ fi ajé wọn yẹ lọ mú àwọn ọ̀jọ̀gbọ́n láàrin ìlú àwọn lọ́làjú yìí wọ́n wá dìkílá ogun pẹ̀lú àwọn àfáà sọ́ọ̀sì wọ́n ní ẹ̀fọwọ́mú ilé ọlọ́run ẹ̀sìn yí ẹjọ́ ọmọ ilé ọlọ́run kún tó jẹ́mẹ́ ìlànà ìgbésẹ̀ ayé ẹ̀má dàsímá bílù sí pín sí méjì nù ní a bá yọ òṣèlú kó lára ẹ̀sìn wọ́n yọ ẹ̀sìn kó lára òṣèlú náà ń pè ní fọ́sílù dín ánì fọ́sílò dín àní síyásá ìyọ ẹ̀sìn kó lára òṣèlú níbi ti bẹ̀rẹ̀ nú ìjà láàrin àwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn àbáṣọ́dì ilẹ̀ Rome ló bí ìyẹn náà ni wọ́n wá transfer ẹ̀wá sí àwùjọ mùsùlùmí tàn kanáà ń polongo rẹ̀ láàrin wa, wa lóbìdé ìjọ náà lọ́un gbogbo àfáà ńláńlá dìde ẹ̀rì Muhammad mura abdu inú àti á dìde ni Jamal ní Afghani inú àti á dìde ni Muhammad Rashid Rido inú àti á dìde ni bónú Badsin ní Algeria inú àti á dìde ni bẹ́ẹ̀ káàkiri ilẹ̀ ayé wọ́n dìde bẹ́ẹ̀ láwọn ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n tí a jẹ́ mùsùlùmí pé dẹ́ gbíwà èsì ara ẹ̀sìn wa ṣùgbọ́n ó ti gbalẹ̀ ó sì kẹ́ni ó ti gbalẹ̀ lọ́wọ́ sí yí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n Islam bẹ́ẹ̀ sí Christianity ẹ̀fọ́ musalasi nìkan ọ̀rọ̀ ìmọ̀ kọ̀kànyín ètò ìsúnowó kọ̀kànyín ọ̀rọ̀ àwùjọ kọ̀kànyín ọ̀rọ̀ òṣèlú kọ̀kan yín ọ̀rọ̀ ọ̀làjú kọ̀kan yín ọ̀rọ̀ àṣà kọ̀kan yín ọ̀rọ̀ ìjẹ́ ọmọ ológun kọ̀kan yín al-masjid faqat al-masjidu faqat alaqatul muslim torí díẹ̀ rẹ mùsùlùmí masásí nìkan ọmọ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ọlọ́run ni máa kírun máa gbààwẹ̀ máa yọ sàká ìntàlẹ̀ àmọ̀ òjú báyìí lọ hádí musíba àdánwò tó kàn wá rí hádí kàrífà àdánwò ńlá ni torí díẹ̀ ọlọ́ọ̀bá Allah wá ń fi nìlẹ̀bánú surat al-Imran aya 19 inna dina inda Allah ọlọ́nẹ́yìn mùsùlùmí ẹ má ṣe méjì dájú ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run al-islam islam tí a nábi ń pè yí sí yẹ wa ma ikhtalafa alladhina utul kitabe illa min ba'di ma ja'ahumul ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب Ọlọ́run ọba yìí ọba tó yára láti fi láti ṣe ṣírò ní Ọlọ́run ọba àlíkẹ́ ọlá jẹ́ kó tọ́ sí àyà kanú nínú àyà tàà kélé ní àyà lẹ́ẹ̀kejì 4 verse 125 ومن أحسن دينا ممن أسلم وجهه لله ọlọ́run láti fi dá lẹ́sìn bẹ́yìn tó juwọ́jú sẹ̀lẹ̀ fún ọlọ́wọ́ bọ́bá alékọ́lá وهو محسن tó wọ́n ṣe rere واتبع ملة إبراهيم حنيفا ó wá tẹ̀lé ìlànà Nábì Ibrahim lẹ́ni mímọ́ واتخذ الله إبراهيم خليلا eléyìí àwọn àyà méjèèjì á rí pé gbólé ìsìláàmù jẹ jáde ń bẹ̀ kí ló gbólọ́dọ̀ ọlọ́run tó bá di ní ọ̀la àwa máa túmọ̀ kí la ní islam rú islam la sí eléyìí o náà níbi tí a fẹ́ ní àtẹ́ntọ́ sọ̀rọ̀ àtẹ́ntọ́ gbọ́ ládàá kí a sọ ládàá ká gbọ́lọmọ́dún aládàá náà subhanaka wa bihamdika wa atubu ilayk amantu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi البعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر